وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمد وأجلل وأشكر ولا نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا ربكم اتقوا ربكم وقولوا يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن الله سبحانه وتعالى وعد الصابرين بما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب أحد من البشر كيف لا وهو القائل إنما يوفى الصابرون أجرهم بغير حساب أمة الإسلام وللتحمل والصبر ألا بلاء الله سبحانه وتعالى ثمرات ما الله بها أليم فربنا سبحانه وتعالى إذا أحب قوما ابتلاهم هذا الذي صح عن رسولنا صلى الله عليه وسلم إذا حب الله قوما ابتلاهم إن الله سبحانه وتعالى قد ابتلى أحب, أحب الناس إليه بل أصفياه وأولياه بل خليله من بين سائر الأنبياء لكنهم تحملوا وصبروا وتصبروا ففازوا بفوز عظيم ومن ذلك ما ابتلى الله سبحانه وتعالى به نبيه إبراهيم فصار هذا البلاء مع زوجته سارة ومع زوجته هاجرة حتى ابنه إسماعيل فصار صبرهم على هذا البلاء يثمر ثمرات خيرية لا تعد ولا تحصى إلى أن تقوم الساعة أمة الإسلام إن الله سبحانه وتعالى لا يضيع أجر المحسنين هكذا وعدنا ومن أصدق من الله قيلا ومن أصدق من الله حديثا فقال فرما بعض السؤال المسلمين أن ترى لكين قراد قرفان النبي صلى الله عليه وسلم أن ترى وبالك بما جاك يقول اللهم بالي سالكون كان النبي وبالي سالكون لاري

bákanáà àtúnra wọ́n rasẹ̀ sí gbogbo pọ́pọ́fúrú wa síwájú rẹ̀ kọmọ̀dàlú aláyáwó jama'a Allah subhanahu wa ta'ala ọba tó gbangbani ọba tó dùn bá lóní tí èyàn bá ti gbọ́yé látọ̀dọ̀ ẹn tó fi sẹ́rán Allah subhanahu wa ta'ala kọjá ọba tí èyàn máa fi làkáyè ìyàrá fúnra rẹ̀ tó ń fẹ́ fi gbọ́yé ló bọ́lọ̀ ń ṣe rán nẹ́bí ó ti parí iṣẹ́ bẹ̀ bí làkáyè mẹ́ ti wá tó ibẹ̀ yọ́ ma tẹ̀lé ń tánàbí mú wà ní yọ́ sẹ̀sẹ̀ wá làkáyè àjí ọmọ rí nà pé òun ni à ń gbà ẹn tó ní ẹ̀sìn tó ní àṣe òǹkọ́là ń ṣe bó ṣe fẹ́ òǹkọ́là ń bá fẹ́ in tí ń sọ òǹkọ́là wà ń gbọ́yé jẹmáà àwọn èèyàn fákórílẹ̀ ọlọ́run pẹ̀lú pé èyí tí àwọn ń fẹ́ ní kọ́lọ̀ ń ó gbogbo ìtọ́bá wù mi máa dàbọ̀ lọ́wọ́ owó mo fẹ́ kó fún mi tó ọ̀bá ti fún mi bó ṣe wù mí ṣe máa ṣe ìrìn dáwọn èèyàn sí ni yí máa jalè gbogbo nǹkan ní máa dàbù ipò mọ̀ ń fẹ́ tó ọ̀bá ti fún mi ń pò ìrìn wa mọ́sálásí àwọn èèyàn wá ń bọ́rọ̀ ọba lọ subhanahu wa ta'ala bí ẹni pé ó o kika bẹ tí wọ́n sọ ókè ṣùgbọ́n rẹ̀ náà ni o ni aládánwò àdánwò yìí láwà fi mókè àdánwò yìí lọ́rọ̀ wọ́n fi wá lójútù àdánwò tá torí rẹ̀ sálọ pàṣẹ ìtọ́nù yìí gẹ́gẹ́ lórí jìnà pẹ̀lú ti sọ fún kí ni a fi sórí rẹ̀ bóò làwà rí sọ́lọ̀ bóò ní rí sọ́lọ̀ tààrà lọ́n láìkì jù nínú àwa àti wọn tààwà ní ìṣòro rẹ̀ pọ̀jù jẹmáà in tó di orí rẹ̀ ìgbà ń lọ àwo ń lọ ẹn tí ò tí lọ ó ń sun ẹkún ní ẹkún tó gbóná tó mi ojú ǹgán jò ǹgán láà mo fẹ́ lọ Mẹ́kà mo fẹ́ lọ sí hajji mo fẹ́ lọ mẹ́kà mo fẹ́ lọ sí umrọ gbogbo àwọn nǹkan àdánwò tó kan àwọn kan tí wọ́n bọ́lọ̀ ọba dúó ilódóore yìí Allah subhanahu wa ta'ala ittakhadha Ibrahim khalila ó mú annabi Ibrahim khalil ẹn kò sí nǹkan kan tí ó lè gbà tí lọ́wọ́ ẹ̀ kò sì sí nǹkan kan tí ó ní spéèsì lẹ́mí rẹ̀ tí ó tó ẹn tó mú láàyò ọlọ́run ni mo mú Ibrahim láàyò nítorí pé nǹkan tó tún lè ráyè nú ẹ̀mí rẹ̀ ju ẹ̀mí ọlọ́run lọ Ibrahim ọ̀dà kí ló tó nínú ìfẹ́ اتخذ ọlọ́run tún wá kéde ẹ̀ náà nínú súrọ́tù nìsá wípé èmi ọlọ́run ọba mú ànàbí láàyò ń bá gbèsè ayé rẹ̀ bọ́ ó di ànàbí ọlọ́run orísìsì àdẹ̀wò kan wọ́n dáná wọ́n kọ 45 kọsọ́mà ó 50 kọsọ́mà ó 55 kọsọ́mà ó 60 kọsọ́mà ó 65 kọsọ́mà ó 70 kọsọ́mà ó 75 kọsọ́mà ó 80 kọsọ́mà ó 85 ìsàmọ̀bẹ̀lọ́n ọlọ́run wá rí bí fífẹ́ ìṣẹ́ ń jòlá níbo sì ní gbé ìgbé sham tí ń pè ní Súríà Súríà ní Lárúbáwá ṣùgbọ́n Síríà ò ní ń pè ní àwọn Mùsùlùmí agbọ́rọ̀ farabalẹ̀ in tí ó bá ń ṣe láyé kátọ́ lè dá sí àákọ̀kọ́ gbọ́kílẹ̀ sí wá sọ Súríà tí ń pààyàn tí ń mú bọ́mù sí nǹkan gàmbẹ̀ gbogbo wa lọ́kàn nítorí pé arúgbìlẹ̀ àmbìyàyì ni ilẹ̀ ìmú wa ń gbé rẹ̀ ìràwà sí sọba dẹ́dà ọwá sẹ́rìn àjò ọwá sí misrọ ọpẹ́ misrọ díẹ̀ ní kanaan ibi tó gbé mbẹ̀ ọwá fẹ́ máa bọ̀ wọ́n wá ta ìyàwó rẹ̀ lọ́rẹ̀ sáárọ̀ wọ́n fún ní hajjarọ̀ pé obìnrin wà ábídà sí ni ajáron ní sáàrùn ẹni ọlọ́run ránran ni ṣùgbọ́n ọkọ̀ rẹ̀ wá ń ṣe pé ẹtí ẹ̀gbó tí a bá ní obìnrin wọ manupọ́jì ọkùnrin ti jẹ́ ọkùn èsẹ́ àwọ ìgakẹ́ntì ọ̀dá mama ṣùgbọ́n ó ṣe mú mi hajarọ bọ́yá lọ́n sì lè mú dáadáa wá ṣùgbọ́n ó ṣe é sọ bẹ́ ṣe bí n tàn rò ní kọ̀sátì ìdè tó bá dé bó láàrí la fi sọ pé gbogbo ọ̀gá tí ń sàdúwà àlùbáríkà fọmọsẹ́ rẹ̀ in tí ń sọ ní pé ọlọ́run wá dámiwò toríjọ́tàdúwà ń bá gbà kí ọgọ̀ mẹ́sẹ̀rẹ̀ gùn ọmọ sọ nǹkan mí pé awọ́lá ti sọ́dá ń tọ́dá o àti járun mo ti ní ọwọ́ bá mi o ẹgbẹ́ inú ẹ̀lẹ́sì ẹ̀rẹ́ sọ́rí ijọ́ ẹ̀ kí ó tẹ́yìn náà sọ fọ́lọ́run pé dákùsàánú gbogbo tí mọ kọ́lẹ̀kọ́ yìí bí wọ́n bá ṣe lọ tí wọ́n ga tó bí wọ́n bá ti ń dé jẹ́ wọ́n máa bẹ́mì náà bàbá ẹni tó fẹ́ kílà káyè wó sílẹ̀ níjú àdánwò rẹ̀ bá dénú àwambọ̀ annabi Ibrahim gbásí àwọ̀ rẹ̀ lẹ́nu alẹ́sọ̀tọ̀ sọ́rọ̀ ọba sọ ájárọ̀ ni a járọ̀ bá lóyún ah. wọ́n sì jọ ń gbogbo ní sáàmù kí ní lóyún ìdé ìjéèyàn tó jẹ́ wípé tó bá jẹ́rú àwa ni ọwọ́ mi làwọ́ yọ ìjéèyàn náà ni o ṣùgbọ́n ti wá o lè ríbi ti yáì ìjéèyàn ìmọ́ sáró ah! ìbànújẹ́ dé ohun ah! kò wípé ṣe bẹ́mi náà mọ̀ pé ah manupọ́sì kí è yí ọmọ ọkọ̀ mi náà ni ṣùgbọ́sọ́mà bí wá ní tí ọdún sí omi òtó ọwà ẹwà wè mọ́ ni ẹgbà olópe ọkọ rẹ̀ pé kó mú ìyàwó rẹ̀ kó lé àtọmọ títítí nígbàtí ọtúgbìmọ̀ ìgbàtí ọmọ ìtí ẹwà dé àà ojúdọ́kùnrin ẹgbàwọ́ mi nínú gbogbo tí ń seun kò kùsẹ́ ìtọ́ jẹ́ wá nǹkan tí ń fi dẹ̀ẹ̀mí rẹ̀ torí pé ẹni èmi ni ó sì ti láṣe pamọ́ sọ́dọ̀ mi Ibrahim ní ẹ̀yìn mú ìyàwó rẹ̀ àtọmọ mọ́ àkólé mọ́ mọ́ lọ bí báyìí báyìí torí pé tí sára ọ̀bà rí wọn mọ́ yóò tó dẹ̀ díẹ̀ lára rẹ̀ apá ìyà ló ti ẹ̀sọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ bíi àti àwọn masáìlú ẹ̀sìn tàbí ayé dìbẹ̀ ibi àwa ń lọ afẹ́ gẹ kalẹ̀ dìbẹ̀ anẹ́bí Ibrahim anẹ́bí ọlọ́n ni ọlọ́n ti bá sọ̀rọ̀ jẹmáà kákọ́kọ́ wo ta làdánwò kẹjù anẹ́bí Ibrahim làdánwò kẹjù ọmọ tẹ́yàn bí orísìírí wà yàtìlọ wá ṣùgbọ́n ìntọ́ ń pọ̀ jọ àwọn àfáànsọ́lọ́ ẹ̀ ìgbà tó klọ́ọ̀kì 85 lọ wà tí ẹ fi lóyún wà nàbí Ismail 86 lọ wà ń gbá ti ẹ̀bí irú ọmọ yìí kàtúwà mú ọkú olè àtún àti yá rẹ̀ ọba sọ fún ìyàwó wípé àwọ́ sẹ́rẹ̀ àjò àwókùnrin ọ̀sọ̀mọ́sárọ́nà wọ́n sì ọ̀sọ́nà láti sáàmù wọn wá lọ ọlọ́wọ́wájú ebi tí wọ́n lọ kí ni ànẹ́bì Ibrahim wà mú lọ gẹ́bí àfáwà tààlà jí sàlàyé ọba gbé jìrọ́bù lọ oòrùn mọ̀mùtẹ́lì ǹdì tamuru tamuru mẹ́nu rẹ̀ wà sí kọ́ ń fi ìmáhún àti bí flask yẹ̀tẹ́ àmẹ́rẹ́ kéèkè bí kásàpẹ̀ bí akèǹgbè kéèké wọ́n fi náà rọ omi wọ́n lọ wọ́n lọ láti àdúgbù sham dé Makkah nígbàtí wọ́n dé maka òkèrè lọ́hùn ní wọ́n bá sálẹ̀ òkè wọ́n kò gbẹ̀rù bá lè mi sí òsì ìntẹ́ ma jẹ́rẹ̀ o àà ìntẹ́ máa múná rí àà náà ó sọ ẹkún sọ ẹkún sọ́dọ̀ ọba ṣùgbọ́n tó lọ ń pàrà rẹ̀ nù ọ̀rí ọlọ́ ni ọ o ìyà hajjarọ̀ ọwá ń bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ àánú síbí láwà wà à sahara kọ́ọ̀hílà ilé ìwọ̀pọ̀ àpàtà tó rí rẹ̀ ń dẹ́ korokoro láàzọ́rọ̀ àfihà wàlàmá kókò kàbáyé òhun

sáwọn àwà ń bí àtẹ̀dẹ́rùn-ún wàsọ̀bí fi hádà al-makan al-muhish ó sì fi wá sí bí tààlá tí nǹkan bá ti yẹ ìdẹ́gẹ́ tánú ọwà rí pọ̀pọ̀ ohun nǹkankan náà ní sọ ibi tẹ́wà náà rí obìnrin rínú ànàbí ọlọ́nkú ni أنت دعنا هنا صلى الله لك ومواس بي àríbò yìí bẹ́ẹ̀ni ọlọ́ni bẹ́ẹ̀ni wáyíyà ìmọ̀rọ̀tún wáyíyà ìmọ̀rọ̀tún àmìnà obìnrin tó tánú ọlọ́ni oní tó bá rí bẹ́ẹ̀ ìrìn láyùdọ̀ yìí ọ̀nà tó ẹ́pò lọ́bá ní kò mú àwábí wà láì rọ́kọ̀ kọlùbù owó ìyàwó ọwọ́ ọmọ ìbàmìjẹ́dé àṣẹ sọ́mọ́sì ní ọwọ́ abụọ egbe kan ìwọ̀n rawọ́ sọba dẹ́dà wípé ọlọ́ọ̀bá inni askantu min zurriyati biwadin ghairi ọba mi inda baitika al-muharram emire ama mi ma ramadan ma mi ṣé mo wí pé tó bá gbà wí pé nke ko pa obìnrin àtọmọ kò ní máa sọ wí pé kò ní máa ṣe ru àdúà wọn ṣùgbọ́n ìtàn Ọlọ́run pé ah ke ṣe ìyàwó mi àtọmọ yìí nìkan mo fi bí àrọmọdọ́ ma mi náà mo tó fi bẹ́ ọ wá kú àdúà ń papọ̀ pé wọ́n pọ̀ mo ti kó ogun ẹlẹ́ ọlọ́ ṣùgbọ́n bí tí mo kún ẹ sí kò sí nǹkan kò sí bá tí mo sì ṣùgbọ́n tó ń ti bẹ́ fàájí al-afidata minan nas tahwi ilayhim máa jẹ́ kí ọkàn gbogbo èèyàn máa wùn láti wá wábí máa bá ń darí gbogbo ẹ̀mí wábẹ́ sọ́dọ̀ wọn warzuqu minat thamarat gbogbo tí ń pè ìwọ̀n ọjọ́ wọn ma kí o wọ́n mọ̀ gbọ́fún ọlọ́ọ̀bá ọba dágbèrè fún àmìjèjì ọ padà sí ṣàmù ìyàwà ìyàjárọ̀ tí bí bá ti ń pa wọ́n wọ́n jẹ kámúrù wọ́n fún ọmọlọ́yàn ó mú mi sí díẹ̀ díẹ̀ ọjọ́ ń lọ díẹ̀ díẹ̀ kámúrù tán díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ omi náà tán ọwọ́ akù kí ni wọ́n jẹ́ kí wọ́n mú ìbànújẹ́ wá bá obìnrin àdìbí Ismail ọbẹ̀rẹ̀ sí ń ké rọ̀dí rọ̀dí ọbẹ̀kọ̀ ní ìgbà tó lè jẹ ìyà náà ni ìyà ọjẹ́ nkankan ìyà bá ń wò pé ọ̀dà táwá ní mú lè pè bí tó lè sàánú ẹkún ìwà pọ̀ débi pé ìkẹ́ tí ma ń wà lẹ́mẹ́ àbí àmasọ́mà rẹ̀ ó mú ìyá ì ọba sákùn bí ọmọ wà ó lè wò mọ́ bí ọmọ ṣe ń fi ìyàwó ọba ní nínà ìbá ń sáré pẹ̀lú ìdáyé ọlọ́run ọ sáré gba òkè sọ̀fà lọ bóyá yóò rí ẹnì kankan bí ṣe ń sáré lọ kò rí nǹkankan ó tún gbogbo ọmọ ó tún padà wá láti òkè sọfáhùn títí èdè mẹ́rúwà ah, ó tún padà sí sọfà láti sọfà tún padà sí mẹ́rúwà títí títí tó fi sí bá ilẹ̀ méje ìkìláàfù gẹ́rọ àwọn mímá fa arsalallah Allah subhanahu wa ta'ala ìgbàta bá ti gbọ́ yí pé bó ṣe rínú ìsinmi ó dì fún a kìí sọ bó processing ọfẹ́ kọlé yà kọ ma pa tí a ń sí blọ́ọ̀kù ọlọ́nfẹ́ kọlé yọ ma pín wọn wá bó ń jáyàrin lọ́nfẹ́ kọlé ẹ̀dùkọ̀ntàktọ̀ olóbùdù yọ́rọ̀ asẹ́lò mọ́ ń pa innama amruna li shay idha aradna an naqula lahu kun fayakun in ta wa ba fẹ́ ṣe ma rí bẹ́ẹ̀ ni daraba at-tifl rijla wal ard min shiddat al-atash ọmọ ń ogbẹ́ ti ṣe mú àti bí láti bí gìgìsẹ́ méjèèjì omẹ́tọ̀ apákan sọ pé bó ṣe rínú ọ̀rọ̀ mí ní pé láà arúsàlọ́hù jibril ọlọ́run jibril wípé ọya àsìkò tó mọ fẹ́ rẹ àwọn ọ̀rẹ́ mi lóǹgbẹ́ ọya gbéra yúrùbá gbéra wà dọ́rọ̀bà bìjànáhìlà ardu iye rẹ̀ nálẹ̀ omi jáde ibi omi ti jáde ìjẹmáà tí a bá pe bádà pín àbúkàtà omi ń bẹ̀ kìí sí ọjọ́ kan méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méjì mẹ́jọ ni ọ́dà fún wọn o yóò sì tún máa sọ fún wọn wípé rìsọ́ọ̀tì lóyìí ìdí ni ó sì lè padà sí no ẹjá jẹ́ gígì sí ọmọ ìmọ̀ ọlọ́nà bó ṣe ọba ni kùgbù bó ṣe ń gbókùrù tí omi ń dókùrù á kùkù sáré bọ̀ padà ní lọ́bá ń fọwọ́ sí ìpẹ̀ ìsà ń wa omi ń jáde yọ mọ̀ sọ́rẹ́dì káàkì o sá ń gbìyànjú súnmọ́ umma Ismail ah, ọlọ́mbà ń sàlẹ̀kún kẹ́rẹ fún ìyá Ismail láòtárọ̀kàtì zamzam ká pé ọlọ rẹ̀ fi zamzam ilẹ̀ bí se ń tú jáde jọ́nà lọ́nà lásọ́rọ̀ zamzam àìnan ma'inan ìbágbógun láni ọsáwàbẹ̀ omi náà nira mọ̀ ọlọ́run sọ di oúnjẹ fún ẹ̀ wọ́n wàbẹ̀ nígbàwo nígbàtí ẹ̀mí ti pin kèsì pọ́ ẹ̀mìfẹ́ pín kọ́ yẹmọ́ pè yàn ẹ̀mí ti pín tó jẹ́ pẹ́ tó bá jẹ́ mi àtẹ̀yìn ni àwọn òtí ẹ̀lẹ́ níbẹ̀ ìdáyì padà ebi ìjọ méjì náà lọ́pàá ti fi lọ jọ́jì o ẹ̀hún nígbà tó hùn láníyàn pé òun ó kù bẹ́ wọ́n bá ti oóṣù padà àwọn bàbọ̀ yìí ọwà mẹ́ díẹ̀díẹ̀ lọ́bà di wípé àwọn ẹyẹ ń wábẹ̀ wọ́n wà mọ̀mí àwọn tí wọ́n ń sẹ́rìn àjò láwọn kan bá ń wo ibi tó mi ń pàdà sí ọkàn nípa àìwò ah, só mi gbogbo bí ó yẹ kó mi níbi tí fa arsalu dalilahum ní a bá rẹ̀ nìkan náà wọ́lọ́bẹ̀ nígbà tó ń dẹ̀ ó mímọ̀ ní ọba wa kò gbogbo ọba àwọn ọkùnrin tó náà ìrẹ́ ìrábìnrin ọba ní ó wà kádúró lọ́dọ̀ rẹ̀ ń bí torí omi yìí ẹ̀yìn lẹ́lómi yìí o ẹbá sì ní ẹgbà kámọ̀ lọ abákasọ̀ pọ̀ ǹgà lọ́sọ fúnra rẹ̀ pé ma gbáyìn láàyè ṣùgbọ́n ìtàn kèèkú o ẹ̀yìn kẹ́ lómi o àwọn wọ́n bá sọ̀kalẹ̀ sọ́dọ̀ rẹ̀ ọba di wípé èyàn pọ̀ sí èyàn pọ̀ sí ọba ń dìlù díẹ̀díẹ̀ oúnjẹ sún ọbọ̀ ìyànkà sún ọbọ̀ ànábì Ismaili ni wọ́n dàgbà díẹ̀díẹ̀ àwọn tí wọ́n sì wáyé admeni yìí ni wọ́n lárúwá ni wọ́n ọmọ Ṣam kò sì gbọ́ èdè Ṣáàmù kẹkẹ ti tẹ̀lé sàájú tí è gbé wábẹ̀ rọ̀dí ẹjẹ́ ti ma sọ̀rọ̀ ibi tó ti wá wà pẹ̀lú àwọn eléyìí ìgbàtọ̀lọ́run ọbọ̀ ọ̀là lóhun báyìí gbogbo tí a máa pè ní arab aladìyìn ìyá àwọn Lárúbáwá tí wọ́n pilẹ̀ ìsọ èdè ọlọ́run wá só fọ àrán nàbí Ismailu mọ̀ tó ní agbára ọwá pẹ̀lú wọn báwọn jama'a haqqan anabi Ibrahim wa ma wo wọn riwaya yìí ààrí sánàdù fún ṣùgbọ́n wà fáà mọ́ sọ wípé wà káà na yarukabu ilayhima al-buraq ìmọ̀ ń gùn burọ́kù tí ànàbí gùn lọ sí Jerusalemu ìmọ̀gùn wá bá wọn ó lè yá yóòwàn ti lọ padà ti lọ padà wà lórí Ibrahim ànábì Ismail ń dàgbà lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ worí rí àkọ́kọ́ ibi tí ya ìtí ń sáré lọ láti sọ̀fà lọ Marwa Marwa padà sí sọ̀fà padà sí Marwa ọba dẹ́dà ha أبقاه الرحمن وجعله شعيرة من شعائر دينه لمن حج البيت أو اعتمر ọlọ́ni sórí ìbànújẹ́ ẹjọ́ náà tó ń wo mi kì tó ń sáré lọ tó ń sáré bọ̀ lórí pọ̀ ń wo mi kì fọ́mà rẹ̀ mo sì wá sọ́ di láńkẹ̀ sórí tó gbogbo ayé náà mọ́bọ̀sá ìwà sọ́dẹ́sìn bí wọ́n bá ti ń sa tí ń gorí rẹ̀ fún wọn ma sa yóò tó máa jẹ́kẹ̀ fún ọ àlékún ní ọmọ jẹ́ tó rúwọ ló pínlẹ̀ rẹ̀ ọlọ́run sọ́dábẹ́ lórí rẹ̀ alúgbùgbùrù ìmú wọ́n wọ́n inú ó dùn àwọn sọ́ra sí ń sọ ibi mẹ́ ti dìlù fún ibáyì kí falamma balagha ma ustai díẹ̀ díẹ̀ ìgbà tí Ànábì Ismailu ọ̀ndàgbà tí a bá lò pé bálagọ̀sọ̀ bí ìsáyà kò less than 13 years kápò pé bí 12 sí 13 tó ti lè bá tó ti lè mọ́ ṣorun tí bàbá rẹ̀ lẹ́ǹsí gbégi wá gbéwá gbápò ìwá gbéwá gbé Ibrahim Basun nítorí wípé ìfẹ́ ìfọ́ tó ní sí ọmọ rẹ̀ kò sí ní ríbẹ̀ arúgbó ara ní ẹ̀fì bí o nífẹ́ ìyàwó rẹ̀ iná àpọ́ òkú tí rọmọ mi ó sì nífẹ́ ọmọ yìí ọba dẹ́dà wá fẹ́ dẹ̀hùn wípé ṣe bí ọ̀rẹ́ mi ni ọ tí ń bá sì múyàn ní ọ̀rẹ́ tí mo wá pè ní kọlílù ọlílù nínú èdè lárúbáwá ó lẹni tó jẹ́ wípé kò sí tí ò lè gbà lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ nítorí wípé kò sí nǹkan míì tó ju ọ̀rẹ́ rẹ̀ lọ lẹ́mìí rẹ̀ sọ́mọ́ yìí ìlò ògbèléjú àbí èmi ọlọ́n tí mo fún ọlọ́mọ àdẹ̀wò ni o ọlọ́n ni Ibrahim masu pé òjú ọmọ òun lójú rẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́n alẹ́tàwọn àbí ọlọ́bá sí ìlà bí ìgbà tí àbá wọn sọ Ibrahim jí ní tó lọ ń sọdọ́ ọba tó dìde lẹ́kọ̀ọ́ níbẹ̀ ìrẹ́ hajjarọ̀ tí mo mọ̀ rí tí mo mọ̀ rí rẹ̀ jẹmọ́ra tó bá jẹ́ mi àtẹ̀yẹ irú àwọn òrìn yóò fi sọ fún obìnrin mọ́ bọ́m̀bí obìnrin tó bí fún yẹ̀yìn náà wọ́n òbí mi lẹ́yìn rẹ̀ ọlọ́run ni lọ pa fún mi àbí Ibrahim bá sọ yẹ́wẹ̀ ní kí lọ wá fẹ́ sí o náà lò fún wa bó sì fẹ́ gbà náà ní tí kú ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìrẹ́ ah, Ismail ní tọ́lọ̀ ń bá pàmílàṣẹ́ o ní kí pọ́ fún un ó ní bí mo ṣe rójú wọn ó ní bàbá mi yá àbàtì if'al ma in tọ́lọ ń pọ́ láṣẹ ohun látàtàrọ dàt bọ́ sí méjì nítorí pé ẹ máa wo bí tọ́lọ ń ti yọ Ismailu náà ẹ màmá rẹ̀ náà àwọn eléyìn kọjá àfiwé bóbi bá gbọ́wà sí jú bẹ́ẹ̀ lọ ọmọ sọkún lè ṣe bí àwọn iléyàn àwọn yóò ní ó rí tí ó fi lè ṣe ìwọ̀nba tí ó bá lè se, tí ó rí tí ó fi lè Se nù ṣùgbọ́n yóò se bí wọn ìrọ̀ ohun Ismailu bá ní bàbá mi tọ́lọ bá ti rẹ̀ náà ní tí ya bá lọ ọbẹ̀ ó pèsè gbò nǹkan ọkùn abẹ́ ní akọba ṣeìtọ́n yọ sí wọn ní ruwaya mi bàbá nìkan lọ yọ sí wústọ́ ọyọ̀ sí yà ṣúgbọ́rọ̀ ọyọ̀ sí ọmọ alákúlé wọn lè lókù ìzìnganka nígbàtí ànábì Ibrahim bèbè tí yóò ti dú ànábì Ismail bitamboni ọdá dùbúlẹ̀ mi kò lè rọ̀yìn lọ́rùn kẹfẹ́ pàmí fọ́lọ́n kẹtún wá máa wù mí falamma aslama akẹ́kẹ̀wọ̀n àfáà ní aslama ìgbà tó di pín àwọn méjèèjì aslama wọ́n ní tashahada wa zakara Allah Ibrahimu ọ̀sọ̀pá subhanallah ọya Ismail ìwọ̀n lọ alìkì àmàbáyì ma sí la ilaha illallah لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسلم وتله للجبين أمبو أتكن أفاني إتما يكون فلما أسلم فلما أسلم نبتي النبي إبراهيم gbáwì pé dúdú ló kù báyìí aslama o náà ni bàbá mi kò ọ̀rọ̀ mi náà rí fọba tó fi mí fún yín ọ̀bẹ lọ́wọ́ bàbá arúgbó táa bá ní 13 lára bí ismail ibn jona lọ́wọ́ táa bá sí má 26 tẹ́ni orí rẹ̀ 76 tírí ibẹ̀ 79 ẹwòrú ìbànújẹ́ tí èsì ìṣe pé ọlọ́run fi hàn nípa rínú àláhùn pé ibi tí kì ní ìparí sínà ni pé ìpìlẹ̀ jẹ́ ojú lọ́wọ́ ọmọ aṣílámà ń kàlùkù ti wò pé ìtọ́lọ̀ fẹ́ sí rí wàtàláhù lil jabin ọwá dojú rẹ̀ dílẹ̀ tàláhù lil jabin láti lè di láti ọrùn kọmọ̀bà máa wújú rẹ̀ jẹmáà kí ló tó ń pé ilẹ̀ súnjọ́ ilẹ̀ fẹ́ mọ́ ọlọ́wọ́ á tíyẹ̀ sí wádẹ̀wò àníbí Ibrahim mú ọ̀bẹ ọ wá gbé ọ̀bẹ lé àníbí Ismailu látọ̀rọ̀ ó sì bismillah ọwà ń dì yumiru sikin ala rukubati ìwà ń dù ń dù nǹkan kó jù ń tọ́lọ ń fẹ́ fàyọ táà báwọn eléyàn táwà náà fi mú ti a ń bẹ̀ olèlé o nílẹ̀ Yorùbá bí Yorùbá ṣe dáa ní ìjọmọlúàbí tó ìmájẹ̀pọ́lọ̀ ní a máa fi bọ́ wa láti kéke ó fi ẹgbẹ̀rún sí a tàwídù tẹ́ẹ̀sì wọ́n ń béèyàn bá bà lágbà in tí ó pùlẹ̀ tí ò ní ẹ̀dẹ̀ ọpọ̀ kí lẹ́ pé ìtàwídù èèyàn kú ládùgbò yìí ó ní ọ̀rọ̀ wọ́n ti pàyà lágbàjá ẹnìkan sí kìrìkan wọ́n ti ẹ̀wọ̀ sásùn kí gbogbo nǹkan sáàmà nítùmà wọ́n ti sándì yóní àwọn ní ẹsẹ̀ndì táà ló lè gbé ọwọ́ òkè tí ó gbé ẹ̀nà padà tọ́lọ̀wọ̀n mọ̀ sí ọlọ́run ọba ní ẹjú ẹ fún ọmọ ẹkẹ ń se yí ọba mọ̀ tí ó ń pè láyé òní mẹ́wí ìkú ìdóhun wí mo rò pé ayé sì fẹ́kọ́ ọlọ́ra ní ní ò tí ìfi ọlẹ́nu àti pẹ́rù rí ò lè yí wọn lólo ni ọ dàgbà díẹ̀ sí wọ́nrán táà bá lọ́lọ́ ní ń pààyàn oníṣẹ́ ìtọ́pọ̀ tó gbá náà tí ẹni ọdún tàbá tí ń tẹ́lẹ̀ àwọn ayé náà ní nǹkan in tí in bẹ́ ń bí pé ọ̀bẹ ń dùn gbogbo tí ó dùn nǹkan àti tí ó dùn àti ọlọ́n pé dùn tí ó bà sáájú wàláhì kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ pé ọ̀bẹ mọmúlọ̀ yóò dùn nǹkan o ọlọ́n ní ọ̀bẹ ọ̀gbọ́dọ̀ dùn kankan ìwà kankan ní

kí wá ní ṣòro tèmi àti yín ní tó bá dẹ́dà ò lè ó sì ṣe bẹ́ẹ̀ fún bàbá tó ní kójú ọmọ rẹ̀ iná ní náà iná ó gbogbo tó fi ń jẹ́nà mú kó lára rẹ̀ kú ní ìbárdàn wá tututu ọ̀bẹ̀ oní ẹ̀ ọ gbọ́dọ̀ gé àníbìnrin wáyìí yíyù yíyù wọ́n náà dẹ iná wà ń ya Ibrahim ọlọ́run báyìí lọ àwà pẹ̀pẹ̀ Ibrahim ọdí sọ̀dákútà rúíyà aláàrẹ ti mọ́sẹ ni èé ṣe tàwàdà pọ̀ fẹ́ dúfẹ́ mi ọba dẹ́dà kọdísọ̀ dr roya apákanínú bọ́ ẹsẹ́ ń fi ọ̀bẹ̀ ẹ̀yùn lọ́rùn kọdísọ̀ dr roya ó ti mú àláàrẹsẹ nígbà ọlọ́wà fẹ́ròyìn tó ṣẹlẹ̀ ọlọ́ni inna hadha lahuwal bala'ul mubin ẹmẹ́jẹ̀ mẹ́ kọ̀kọ́ ọdá sí èmi tí mọ̀ ń sọ tí ọ̀sẹ̀ lójú yìí ni kí ọ̀sá pamọ́ fẹ́mì

kò lè díẹ̀ Allah subhanahu wa ta'ala ọwà ọfẹ́ fi ìdúró tí ní tóòtọ́ ọfẹ́ yọ jáde tèmi àtẹ̀yìn kí ni ìdúró tí tóòtọ́ ọ̀bẹ̀ onírin ní tó fi ń jẹ nǹkan náà ni káṣẹ yóò kú ọmọ ògbé nǹkan kan mọ́ fáyìn wọ́fàdẹ̀ iná bìzíbìn hazin a wá jírọ ismaili pẹ̀lú zibin hazin nǹkan mí tọ́ parí ọwà ajagbò orísìsì ìtàniyàn sọ lórí agbò wallahu alam wọ́n ni kí lọ́tọ́rọ̀ fi sọ pé hazin wọ́n ní agbò ìtóbi títí tóbi ní agbára ìzíbìn hazin afúnní nǹkan mí tọ́ pàtó tóbi apákaní ìtumẹ̀kọ́nù torí pé àgbòyí wọ́n ti lò fọ́lọ̀ lẹ́ẹ̀mejì ẹlẹ́ẹ̀kìdìnárì nígbà kọbílà àti àábílà ẹn tó lọ ń gba kílò kọ̀rẹ̀tẹ̀ àgbòjọ́sí ló ti wà láàrín náà oúnjẹ fún bí 40 years wọ́lá alam ibi tásà ń bọ̀ ní wípé àgbòdé ọlọ́ni Ibrahim mo ti gba pẹ́pẹ́ fúrú rẹ̀ ọya wá pa àgbò bó ṣe mú àgbò tọ̀ dámẹ́lẹ̀ tọ́ gbọ́bẹ̀ lé àgbò lọ́rùn àṣẹ máa dùn nǹkan padà sára ọ̀bẹ èmi àti yí tàǹsákàkì lọ́sọ̀gbò lọ́sọ̀ṣẹ́ lọ́sọ̀pá tàǹsákàkì iṣẹ́ wọ́n mọ́ pàmí o kọ̀ọ̀ lọ sí fámílẹ̀ òsì máa wọ́n mọ́ pàmí o ẹlòmí a máa ṣe iṣẹ́ mẹ́wàá láàrin ọdún kan

ó dórí àwa tí a sì ń bẹ̀ a jẹ́ pé tí ẹnìkan bá ń ṣe tọ́lọ́n táwọn ọba tí ilé ṣe ká yọnú sí o ká sì máa kún lọ ká sì mọ́ láníyàn bú pẹ̀lú rẹ̀ láwọn àfáà sọ ọba ìmà ti ń fún aláìní jẹ látara ìntọ́ ọba mo ti sínà gbogbo àwọn èèyàn láti wá máa ṣe bẹ́ẹ̀ wà lẹ́yìn mọ̀lọ́bà dẹ́dà ṣùgbọ́n jẹ̀má ẹjá wá wo àwọn àdánwò èwo ni ti wá tó ń bẹ̀ o bá ṣe wà ìta ìṣẹ́ lọ́yìn gbogbo tó ní a mẹ́sẹ̀ gbogbo àwọn àìmẹ́yẹn tó ti parẹ́parẹ́parẹ́parẹ́parẹ́ tó jẹ́ pé àwọn bá a ṣe wá dẹ̀wò tàn tó gbóṣe pọ̀ yìí tó bá jẹ́ wípé in tó wọlọ́n láti fi yọ wa nú bá ti fẹ́ orúkú àdánú wa ọlọ́run dákùsànú ọlọ́run gbàdúwà mi oríjì ọdá ní ṣe gbogbo ẹ̀má tó bá jẹ́ onímọ̀ dáníyà ní jírù mọ́ orí ẹni ṣeṣe mẹ́mọ́ kò sí wàlá àgbàtúbà rẹ̀ tọ́ ọba lè gé kanú etí rẹ̀ méjèèjì o lè mọ́tàn o lè mọ́sí jẹmọ́ ibẹ̀rẹ̀ ni ó ti máa sọ wípé ọ́dá mo ṣe bí ẹ̀ṣẹ̀ tí mò ń ṣe kìí sú wọn mo wá bẹ̀rẹ̀ báyìí kò tún só mọ́bẹ̀ ba. Allah subhanahu wa ta'ala Anabi wa ni ẹjẹ́ ọlọ́run fún yí ahabba inna ahabba ti nífẹ́ àwọn èèyàn kan ìbùtàláhùn ni máa fi káwọn sẹ́ẹ̀sì <laughs> jama'a ìjọta bá t'o dúró rí pé wọ́n lam a asọ́baka lam yakun lè yọ̀tí aka wa maktọ́ aka lam yakun yóò sí musulmi o àrùbínà rí máa gbogbo tó bá bá ọ tó bá ọ bọ̀ nú jẹ́ ẹlòmí kọ́ ní ẹni ọba ìwọ ní ẹni ọba ní ọlọ́run ló sì yọ jama'a tó jẹ́ pé ọlọ́run fẹ́ yọwọ́ wọn òfin sun àdúgbò kí ni òjò ó sun bẹ̀ kò níye ìyá o ìǹkàkí ìǹkankan ìgbà o ìǹkàkí ìyá ìǹkàkí ọmọ ìwọ̀n kọmọkùnrin kankan wọ́n bá sọ fún pé ah ọmọ yìí ìntọ́ yọjú ní agbára o kọmọgùn plé o yóò sì padà lú ebù kọmọgùn plé o ọmọ ìgùn plé lè rìn ọjà ohun ah, kọmọ lọ mọ́nà ni ó sì kọ̀ láti lọ ọba bọ́nà olé táìmù tí plane tọ́ ẹ̀kọ́ bá lọ gbéra bí 130 ó ti rìn bí ànáwà ní ẹba ń sọ pé plane kan báyìí báyìí tó gbéra báyìí báyìí ní kiri kan látẹ̀kù èkó àìrà ni o ọmọ ti já o ni ya pariwo kọlọ̀ kí gbàjáde fọ́mà rẹ̀ nílé ó sì bọ́mọ náà táìmù náà tó náà ti kú sórí bẹ́ẹ̀dì jẹ́sọ fọ́nà pé bá ti go play yóò kù tọ́jú rẹ̀ bá ti pé kọ́nà ló kọ́nà lọ fòfó kọbẹ̀ nìkan nígbàtà ui wọ́n ti wà lórí tọ́nù lọ́gbọ́n sún ọkọ̀ jàrẹ́ náà mo ti lè sáré ju bí òkèlè bí méjì ẹnu ó sì jẹ òkèlè ó ti gbé kèlè kejì kẹta ìkẹ́ tó gbé báyìí àṣó ti lọ ó sì dorí kodò ní ẹbá ń sáwàdà wà á súnkọ̀ jàgbó ẹ̀rọ eré ló pè bọ́yá tó bọ̀ sọ́lẹ̀ kejì tí ì sún kankan lẹ́nìkan ni ó ń tọ̀ ní alàjẹ́ hal jàmáà ẹjá bèè lọ́wọ́ mùsùlùmí o ọlọ́n ni ọgbà àwẹ̀ kọ̀ wà rí owó sí ọbẹ̀rẹ̀ tí è jẹ sàárì in tí ń bú ọlọ́n kí ni ń tó gbọ́ àdánwò àwọn ẹni naam kí lọ adé tẹ́ ti pààrọ̀ ẹ̀sìn onígbà tó wọ̀n ọlọ́ ẹlẹ́ ẹ̀tí kò àfáà yìí ni a ń gbà tí wọ́n lò lọ àkànní ẹ̀sùn òdó tọ́lọ́n lára ọkọ wọn jẹmáà tó bá jẹ́ pé ìsìláàmù ìtọ́lọ́n fi rán nàbí láǹsí oúnṣẹ́ ọlọ́n ni aṣádùn náà sì bá al'ambiya àtọ́lọ́n níwò jùlayé àwọn nàbí rẹ̀ ni súnmọ̀lá amsal fal'amsal lẹ́yìn bí wọ́n bá wá rí sí ọlọ́n yùbùtọ́nà rọ́jùl alàkọ́dùrù dínì ọlọ́run ọmọ adẹ́nìkọ̀ kan wò bí ìsùnmọ́lọ́run rẹ̀ bá ṣe ma fàyínkánà ti dínì ìsọ̀lábà tó bá súnmọ́lọ́run tí ìsùnmọ́lọ́run rẹ̀ tó rajaja tó nítùmà tó kọlálá irú ẹni bẹ́ẹ̀ zídà fi bàlá ihe tọ́lọ́run ọba mìíwò ah, yóò wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà ní ọlọ́sásà ní wọ́n máa sí díẹ̀dẹ̀ ọba kí ìjọba yìí náàbílà ah, wó ẹjẹ́ mọ́ lọ ṣẹ̀tàìmù wíkà àti bọ́ wíkẹ̀ndì láàmùdáwọ̀ kọ́sọ́wà máa wárẹ̀ òdìdó ìrẹ́bílà ọkọ̀ ní ṣọ́ọ̀bù lọ jẹba pọ́ sí ẹ́ àwẹ́sá mọ́ndé àti tọ́ọ̀sẹ̀ èyí tẹ́ ń gbà ọlọ́ọ̀dì jẹ́ ní ọ́sà ní ọ́sà ní èmì náà rọmọdán gan ó pọ̀sù méjì báyìí ni mo ti máa sọkún lólé orísìírísìí tí ọ́sà máa sọ́nà ọlọ́run ànábì tí àdẹ̀wò ọba dé bá wọn tán fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí mẹ́wọ́n èkì nítorí wípé bó ṣe mọ́ náà nù ṣùgbọ́n tí ẹ bá ti rí èyàn tí ń súnmọ́ lọ́run titi àwọn pọ́pọ́ tó bá dé gbàlì kíámà gbogbo àwọn tádàwò bá dé báyìí ọlọ́run wà lọ kó ń tọ́fẹ́ fún wọn wá àwọn tádàwò ọkàn mọ̀ wá banújẹ́ pé àà ah, o si dáwọn ọ̀fádàwọn olùgbogbo ayé jẹmáà àdẹ̀wò wárẹ̀ èmàtọ́lọ́ wá ní lórí wípé in tí ó wà gbẹ̀yìn rẹ̀ gbogbo ẹjọ́ bà tó lọ́pọ̀lọ́gan lọ́fẹ́ lè mọ́ hajarọ̀ kò o tí èrí ọgbẹ̀ alìkìyàmá àrùbísùmà ìlú lẹ́ni kò kú o tí èrí ọgbẹ̀ ìlà tó ń sọ yìí ọlọ́run wá ń sọ ìmọ̀ sọ̀rọ̀ wọn in sọ di kírókọ rẹ̀ ẹwọ ẹgbẹ̀rún èèyàn lójoojúmọ́ tí wọ́n sàré láti sọfà lọ sí marwa ẹwọ bí tí zẹ́mzẹ́mì ti bẹ́ gbogbo ayé kalọ̀ ọmú lọ wa wọ́n ò ní káwọ̀ wá jíyà lónìí a sì ń ṣe bá sí kàìbáyìí náà náà láwá mo bá rógbè ní ọ̀hún lóbi ní àfáà

150 eh, riyas ìlera tẹ́ẹ̀pà ta ló wọ́rùn lẹ́ẹ̀mejì ah, tó wo ojú ẹ̀mí tó mìí pé tó bá wò lẹ́ẹ̀kà kò sẹ́kẹ̀ tó bá ti ju ẹ̀mejì lọ ni mo mìí àtúgbọ́ ẹgbẹ̀ kan 250 riyas owó tí ń dákọ̀ ká máa fi 335 naira ká máa fi táìsì ilẹ̀ yọ́pa ọsà ogun ọba àwọn oníyànkò òkè lẹ́ẹ̀mejì ẹ̀rù nígbàtàwò ìyànwọ́ lọ bí wọn ò sí mà bí se ń sàwọn jọ lọ bí sí sáwọn jọnù bí sí sáwọn jọnù jama'a fa aina tadhhabun aránkan dada sọ́dọ̀ ọba dẹ́dà ṣùgbọ́n ọlọ́yìn in tí ó fi fàwà mara rẹ̀ àfẹ́ ọlọ́ndakùn a ní máa ní tàwọn tí òróyìn fún wáyìí ṣùgbọ́n wọn bẹ tó mọ́jì àrídàmù jí a lè ṣe ìsìláàmù gbogbo ìntọ́gbà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa Allahumma ahyi dhikrana ọlọ́run májá wà náà májá àkúndú abákú wọ́ládà ní kàṣí rẹ̀ so àwa náà dẹni tí ayé ọmọ rẹ̀ tí gbogbo bà sí dáadáa tí wọ́lọ́ọ̀bà dẹ́dà bákanáà ìjọ àbáwákú jẹ́sẹ̀ ẹ̀wọ́ ọbáwákú wọ́ládà ní kàṣí rẹ̀ bí hakila الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك ولو الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا نصلي وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمتنا إن الله سبحانه وتعالى قد ابتلى أصفياءه وأولياءه من المرسلين ومن الأنبياء ومن الصالحين لأنه إذا أحب قوما ابتلاهم صع هذا عن نبينا صلى الله عليه وسلم أمة الإسلام أما تسمعون ربنا سبحانه وتعالى حيث يقول وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن إن خليل الرحمن إبراهيم قد ابتلاه الله سبحانه وتعالى بأنواع من البلاء لكنه أفلح ونجا لأنه خليل الله حقا كيف لا بعثه الله سبحانه وتعالى نبيا ورسولا وما هذا لم يولد له حتى بلغ خمسة وثمانين من عمره ثم سافر إلى مصر فأهديت جارية لزوجته سارة واسم هذه جارية هاجر فلما رأت سارة ما بزوجها من الرقة وما بزوجها من الرغبة في الأبوة وهبت له جاريتها هاجر لعل الله سبحانه وتعالى يوفقهما من قبلها فتقبل الله سبحانه وتعالى هذا وحقق هذا الظن حملت هاجر بنبي الله إسماعيل فآثر الغير في سارة حتى أمر الله سبحانه وتعالى خليله بإخراج هاجر وابنها إسماعيل إلى أرض ليس فيها زرع ولا ماء بل صحراء طاحلة لا ماء فيها ولا زرع فامتثل خليل الرحمن بأمر ربي وأخرج هاجر وابنها إلى مكة المكرمة وزودوما بجراب من تمر وسقاء من ماء فلما تركهما وأراد الرجوع نادته زوجته هاجر يا إبراهيم حتى تركنا هنا مكان موحش مكان مهجور لا زرع فيها ولا ماء فقال نعم فأجاب إجابة المضطر ثم أخيرا سألته امرأته الآمنة بالله سبحانه وتعالى المستيقنة بقدرة الله سبحانه وتسامى الله أمرك أن تتركني وابني والصبي في هذا المكان الموحش قال نعم قال إذن لا يضيعنا وبهذا اعتزلهما إبراهيم مبتيلا منكسرا بين يدي الله رب إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فجل أفدة من الناس تهوي إليهم وارزقوا من الثمرات لعلهم يشكرون بارك الله ولكم في القرآن والسنة ونفعل الله وإياكم بما فيما من الذكر الأكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام ترك إبراهيم زوجته وابنه بأرض ليس فيها زرع ولا ماء ورجع إلى الشام لكن الله سبحانه وتعالى معهما نفد الزاد نفد التمر ونفد الماء وجاءهما الجوع الشديد وبهذا بكى الرضي بكاء شديدا وأخذت أمه تسعى بين من من جبل الصفا إلى المروى طالبة للماء فلما رأى الله سبحانه وتعالى جهدها وتعبها والمشقة التي أصابتها أرسل الله سبحانه وتعالى جبريل وضرب بجناه الأرض فنبع الماء وهذا الماء جعل أم إسماعيل جعلت تزم هذا الماء لذلك قال رسول الله صلى الله عليه وسلم كما جاء في سورة البخاري يرحم الله أمة إسماعيل لو تركت زمزم ماذا لصارت زمزم عينا معينا صلى الله عليه وسلم أمتنا وبهذا استجاب الله سبحانه وتعالى دعاء خليله إبراهيم القافلة رأوا الطيور يحوم في مكان فقالوا لا يحوم الطير في مكان إلا وفيه الماء ذهبوا إليهما وطلبوا منهما الاستئسان بهما يستأنسون بهما وجلسوا عندهما حتى ترارع إسماعيل بين هؤلاء العرب الأدنانيين لذلك سميت هاجر بأم العرب الأدنانيين فلما أنطق الله سبحانه وتعالى إسماعيل بدأ يتكلم بالعربية الفصحى وبهذا صار غلاما ياتعا بعد هذا أوحى الله سبحانه وتعالى عن طريق المنام إلى نبيه إبراهيم أنه أمره أن يدبى له ابنه هو الوحيد فلما استيقظ إبراهيم فزع جاء هاجر وأخبرها أن الله سبحانه وتعالى قد أمره بذبح ابنه إسماعيل استسلمت لأمر الله سبحانه وتعالى وانقادت لأمر الله وامتثلت بأمر الله ثم أخبر خليل الله إبراهيم ابنه إسماعيل بما أمر الله سبحانه وتعالى به ليكون ذلك أهون عليهم فاستجاب لأمر الله فلما أسلم وتلوا للجبين فدى الله سبحانه وتعالى إسماعيل بكبش أقرا أملح أبيض من الجنة على قول فقال الله سبحانه وتعالى إن هذا لهو البلاء المبين إبراهيم قد قبلنا ابتهالك وصدقت رؤياك فبشر واستبشر وأبشر بكل خير فبهذا منع الله سبحانه وتعالى السكين من ذب إسماعيل وأخيرا ذبح ذبح إبراهيم هذا الكبش الذي فدى الله سبحانه وتعالى به إسماعيل فصار رحمة للعالمين بأجمعها وهكذا أثاب الرحمن الخليل وأثاب زوجته هاجر وإسماعيل على صبرهم وتحملهم على البلاء قال الله تعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب فربنا سبحانه وتعالى لا يغي أجر المحسنين سعى عن نبينا صلى الله عليه وسلم أن أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل ونسأل الله الرحمن أن يجعلنا ممن إذا أنعم عليه شكره وإذا ابتلي صبر ونسأل سبحانه وتعالى أن يجعلنا من عباده المحسنين وأن يجعلنا للمتقين إماما وهو على ذلك قدير وبالإجابة التدير ونسأل سبحانه وتعالى يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسن اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوء المسلمين ودمر أعداك أداء الدين اللهم ربنا دمر أعداك أداء الدين اللهم ربنا كلنا مؤيدا ونصيرا اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا تقبل دعاءنا يا أرحم الراحمين ويا أجود الأجودين اللهم ربنا انتكم لبركة المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاد في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا وفقنا لما تحب وترضى فإنك موفق لكل شيء وأنت على كل شيء قدير ربنا عاملنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تؤمن بما نحن أهل فننعل الذنوب والمعاصي اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ في بنفسي وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسلما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقلة صيّة ثابتة من صلى عليه